والنفساء يجرها ولدها بسرره إلى الجنة ذكرنا هذا كله, كله وفي هذا اليوم نستالف الخطبة من حديث يحتاج إلى بيان دقيق ألا وهو ما جاء في السنن عند ابن ماجه وجاء في السنن عند من بزار وجاء في المسند عند من بزار رحم الله الجميع من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه مع بيان درجة هذا الحديث من مات مريضا مات شهيدا هذا نريد ووقي فتان القبر وغذي وريح برزقه في الجنة ولكن الذي يهمنا من هذا الحديث صبره من مات مريضا máta ṣehídá ọ̀pọ̀ ní kọba rídà tó ṣíwá ní musulmi a ń tọrọ lèkún kí bá gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wasallam ẹ̀yẹn tó bá rídà láti bá ma jẹ́ kẹfún gbọ́wa alọ́bà ní lèkún kí annabi wa bá ní lèkún ọlá rẹ̀ àti àwọn ará nàbí àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi mú fi àgbà ló ti gbà Allah subhanahu wa ta'ala

àníkò rí bẹ́ẹ̀ gẹ́bù sí wánà hadithi rọ́ṣìn ṣùgbáyìí nígbàtánà bí tọ́lọ̀rí dẹ̀mùbáratù nùsùlámítù àìsàn pàrà bọ́m̀bì hadithi yẹn torí ziyara kàtí mẹ́mbẹ̀ mọ́rù lè makalé ni jama'a hadithu wa imam bazaru ga wafi musnadi wa ibn majah fi sunani min hadithi abi hurairah radiyallahu ta'ala anhu mamma ta maridon gbogbo ẹni tó bá kú nínú umma mi tó jẹ́ pé ààrẹ lọ pa mata shahidan ó ti kúkú shahidi o gbogbo ẹni tó bá jẹ́ pé ààrẹ ni bá pa ó ti kúkú shahidi hadithi kò fẹsẹ̀ múlẹ̀ dọ́dọ̀ pẹ̀lú kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ìwà mọ́ fẹsẹ̀ múlẹ̀ rẹ̀ àwọn àfá lori pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n èsì wá wá wípé mọ́mátà màrí gbọ́n ẹni ó bá kú pẹ̀lú ààrẹ ẹni ààrẹ tó rí ọjẹ́ ó ti kúkù àwọn mímọ̀ ni hadith ورد مطلقا في أي مرض من الأمراض حديثي و pẹ̀lú pé ẹni ààrẹ téèyàn bá gbàbẹ̀ lọ èèyàn kúkú ṣẹ̀yìdì ṣùgbọ́n wọn tí a ní ta bá ti ẹ̀wò pé káṣọ pọ́ fẹsẹ̀ múlẹ̀ torí máànà rẹ̀ káwọ́sọ̀ pọ́ fẹsẹ̀ múlẹ̀ torí máànà yìí ìpìláàkùhù kọ̀dìkú yìdá bí ma sábà kọ àwọn tàbí ṣàlàyé síwájú ọba dẹ́dà ti fi àwọn nǹkan yẹ látorí àhán nábì ó ti fi dé in tó túlẹ̀ bí ilé gbogbo ẹ bá ti kú pẹ̀lú ààrẹ ẹni ààrẹ kìrì ọjẹ́ okùnkù ṣẹ̀yìdì a sì ti rí àwọn ààrẹ kan tí tọ́bá kàálẹ̀ pé ẹ bá gbàbẹ̀ lọ Okuku ṣèyídí a jẹ́ wípé gbogbo ààrẹ mọ́mátà marí gbọ́n mínẹ̀lì bá fún ní mátà ṣèyídẹ̀ ẹgbẹ́ pé inú ni tó gbà pàwà okùkù ṣèyídí mọ́mátà mari gbọ́n mínẹ̀ tọ̀rún ẹni ó bá kú tó jẹ́ ipé àjàkálẹ̀ lọ pa okù ṣẹ̀yìdì man mata maridan mina sílì àwọn mina súlì mata mari ṣẹ̀yìdán ẹni wọ́n bá kú láti di ààrẹ ikọ́ jẹrọjẹrọ mata ṣẹ̀yìdán o náà kú lẹ́ni tí ọba dẹ́gà yóò fún ní dárọjà àwọn tí a kú gbogbo rẹ̀ man mata maridan mínìlá hajjimi ẹni ọba kú tó jẹ́ wípé in tó kó pa iná ló ṣe sábàbí ara rẹ̀ kòkú lójú ẹsẹ̀ bó ṣe dá lọ́rùn lọ́dá ojúkan náà lọ́wà kọ padà dìde mọ́ tẹ́ẹ̀kú ìtumọ̀ àdíìsì nìyẹn nǹkan mí ti àdíìsì tọ̀wọ́ tó fẹsẹ̀ múlẹ̀ ó ti di àwọn ilé yìí a jẹ́ pé tí ẹnìkan bá kúrò ìsìn ààrẹ kan lọ bá lọ pé kọjọ mọ́ náà kọjọ mọ́ wọ́n ó sún lọ́rùn lọ́bàkù àbí nǹkan jaláyà lójijì ló bá kú ẹni ààrẹ tí ọ bá ti bọ́ sínú nǹkan àwọn tàà sàlàyé kò ní máa jẹ́ ikú ṣẹ̀yìdí awábùkátà ẹ̀rí kọ́rọ̀ yóò lè bá clear Allah subhanahu wa ta'ala ohun صلى الله عليه وسلم يوم القيامة tọ́fà nàbí sọ́lọ̀lọ́ جاء من حديث علي إرباط ابن سارية رضي الله تعالى عنه وأرضاه علي إرباط ابن سارية قالوا أن كيف رضي الله صلى الله عليه وسلم هذا الحديث أخرجه الإمام أحمد في مسنده والنساء في سننه بإسناد حسن وسلم يختسم الشهداء والمتوفون على فرشهم إلى ربهم أي يوم القيامة تقول القيامة gbogbo àwọn tí wọ́n pàṣójú ogun ọlọ́run ọba tọ́lọ̀ ti kọ́ ń ṣàádá tí ẹjẹ́ ṣúwàdá dúnlá pẹ̀lú ààkírọ̀ wọ́n pa wọ́n sójú ogun ọlọ́run ọba tẹ́jẹtẹ́jẹ tínira tínira gbogbo wọn wà kúra wọn jọ fayunazi'un المتوفون على فرشهم في إخوانهم الذين ماتوا على فرشهم المتوفون بالطعون àwọn tí ọba dẹ́dà tó pa àwọn ma bá àwọn tí wọ́n kúkú ṣẹ̀yìdì jiyàn wọ́n ma fọ̀rọ̀ mara wọn lọ lórí àwọn èèyàn wo fílmù tọwọ̀fọ́wọ̀ mìnàtọ̀ọ̀rún wọ́n ma bá àwọn ṣùwàdáwù wọ́n ma sọ wípé àwọn tọ́lọ ń fi àárẹ̀ pa tọ́wá jẹ́ ààrẹ àjàkálẹ̀ àrùn wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n wà pẹ̀lú àwọn níbi ọlá tọ́lọ̀ fẹ́ sí fáwọn ṣùwàdá ọ̀lọ́ ẹwọ́n jẹ́ àwọn tí ó kú pẹ̀lú ààrẹ mi tí èso gbọ́ àwọn ààrẹ tàbí ìtìwá lórí àwọn àwọn náà ma bá wọn fà wípé kí ló mú ìtẹ́ ìfilé sọ wípé àwọn ṣùwàdá àwọn tí wọ́n kú sórí bẹ́ẹ̀dì wọn ṣe torí pé àjàkálẹ̀ àrùn pa wọn àwọn náà kẹ́kẹ́ lọ́sàpà wa náà àwa náà sórí bẹ́ẹ̀dì bí ò ti ẹ̀jẹ̀ pé bí ìgbóná ni ẹbí bí nǹkan bí náà kí ni tí tẹ́ sọ wípé kọ́lọ̀wọ́ irú هذا التنافس níjọba alìkìyàmà àwọn mímọ̀ jíyàmọ̀ wípé yafdulu annas ba'duhum ba'dan fi darajat tí a bá nípa ń gbọ̀dọ̀ ọlọ́wọ̀ bá dẹ́dà yóò ma fún àwọn èèyàn kan ní oore tí ó ju tàwọn kan lọ àwọn kan náà ma wá rò pé kí làwọn eléyìí fi sorí táwọn òbí sorí eléyìí ọmọ ṣẹlẹ̀ nígbàgbà ìkìyàmá nítorí pó ti mọ̀ pé tó ń bá gbé wọ àlìjẹ́nà o ni wọ́n ó gbé orí ìhun lé tí ó bá ti wọ́n kún àṣù àdáwù bọ̀ wọ́n ma wá sọfọ́ bá dẹ́dà wípé a ti ń kúkú ìgbónáì ó ṣe kó wọn ma wà kọjá wípé irú dárọjá wà làwọn náà ní àwọn tí wọ́n kú pẹ̀lú ààrẹ mi wọ́n ní no kí ni a fi jọyín àwa ní àjọ mọ́tù aláfúrúṣe yìí orí ìbùsùnwọ̀nà náà kúlé kàmà mítnà áò kàmà mútnà kìláwò masáwà gẹ́gẹ́ bá wà náà ṣe kú aláfúrúṣe náà sórí àwọn nǹkan ìsọ́wá hmm. ààyè ìṣì kí ló kọ ọbẹ̀ kí sì ni tọ́fà tí àwọn tí wọ́n kúkù ṣe ìdí sọ wípé àwọn ẹni wọ́n pa wọ́n náà kú láyé ka máa kù tí rí ná gẹ́gẹ́ bó ti jẹ́ pé wọ́n pa àwa náà ni a ń ṣùwàdọ́ wọn ma sọ wípé a ti ń kú kú ṣẹ̀yìdì bí a bá a ṣe kú tí a pa sódògùn ọlọ́run ní a pa àwọn náà àwọn tí ó ìran mẹ́ta ní ọ̀rọ̀ ń sí báyìí ìran méjì ní sọ̀rọ̀ ìran kan sọ̀rọ̀ ìran àkọ́kọ́ tí ń sọ̀rọ̀ àwọn tí a pàṣójú ogun ọlọ́run ìran kejì àwọn tí a kú pẹ̀lú ààrẹ kan sí kejì tó wá jẹ́ pé orí ibùsùn wọn ni a kú sínú ilé ìran káọ́kọ́ clear rẹ̀ kí ni tó fa ń tí àwọn ṣùwàdáwù sọ wípé ìhwánùná kútìlú kàmá kùtìlìnà láyé wọ́n pa àwọn náà ní ta lọ pa wọn jẹ́ àmìn hadith abi musa al-ash'ari وجاء من حديث عبد الله بن عمرو رضي الله تعالى عنه وارضاهما بإسناد حسن ó sọ lọ́mbà ọ̀sọ́bà sọ́rọ̀ ìjọ kan ó ní fanáhù ummati bí tọ́rin wà tọ̀rin kọlu ya rasulallah haɗa tọ́rin kọjú àrọ̀fúnà fama tọ̀rin fàkọ́lá wà zun min ikhwanikum jin fafi kulli shahada inú ruwaya min wà zun من أعدائكم من الجن ففي كل شهادة oríṣẹ́ ọlọ́ni tó bá dìgbẹ̀ ìgbà fanáwù ummati ibi tí àwọn mùmìnì tọ́pọ̀lọpọ̀ wọn ma gbàrọrùn jù bí tọ́ ányù wọ́n ma gún wọn ni bọ́m̀bù ìbọn o gúnlẹ̀ nǹkan gúngún weapon wọ́n ma fi pa wọ́n tọ́ìgbẹ̀yìngbà náà tó pọ̀jù tí wọ́n ma kú nù wọn tàbásíwò tí wọ́n bá ní mọ̀mìnì kú alẹ́mọ̀kú méjì mẹ́ta mẹ́rin nígbàrò èèyàn ọkà bá dé wọ́n ah, àwọn 280 kiri kan oníbọ́mù kẹ́kọ́ lọ àwọn kiri kan ó sọ ni àwọn sọ́ábà ní ya Rasulullah alùsọ̀rọ̀sọ́lá hádà tọ́n kọjá rọ̀fnà kí wọ́n ma búyàn ìbá ní ẹ̀fà ní o kìríkà ní o àmàntí ń jẹ́bẹ̀ fámà tọ̀rún kí wá ní jẹ́ tọ̀rún min àdá ìkùlù jìn ọgbẹ́ni ṣùgbọ́n wá fún ìlọ́dọ̀ lábáwá òun ni ọgbẹ́ tó wà nínú ó sì là ṣùgbọ́n kò là déta wàsábàtà àmàsàwàsálámi fi sọ̀hí tó ń sọ̀rọ̀ ní yẹ́gìrì ṣẹ̀ìtàn من ابن آدم majirọ̀ dam ṣaitan jẹ́ wo gbogbo bí tẹ́jẹ̀ gbà kọjá láti nínà gbogbo bẹ̀lá wọn náà gbà kọjá èṣù ló bọ́ sí àwọn tí àjàkánù bá ti mú o tí kìíní bá ti èṣù ọmọ àpàkáàkì inú ń kàdù ibi tí a bá fẹ́ máa tọ́jú ẹ̀sì yóò máa lábẹ̀ tí wọ́n bá sì ń padà ń ṣèwádìí wọn gbogbo ọgbọ́ tó bá ti jẹ́ pé nú lọ́wà kò sì yàn dẹ́ta wọ́n ò tó fojú rí ẹni tí nǹkan bá ní mọ̀nira wà zùnú ha jẹ́ pé tí àwọn ṣọ̀dá ò bá ní wọ́n pa àwọn látọwọ́ ọ̀ta àtayé àwọn tí wọ́n kúkú àjẹ̀kárùn gbóná iná wọn náà kú ìfẹ́ ẹlòmí wọn lọ́pọ̀ ìfẹ́ ẹlòmí wọn tọ́mblédì wọ́n ma lábò lábò láti wọ́n ní nǹkan àwọn ṣùwàdáwù wá ń sọ lónìí lápọ̀lọ́ ìwọ̀n alìkàmà wípé àwọn ẹni táwà bá kú lọ́wọ́ àwọn èèyàn ti rí a ṣe bọ́ bá dẹ́dà mọ́ pé ọwọ́ àwọn ìjẹnu táwọn èèyàn orílẹ̀ àrílẹ̀ náà ti kú orí bẹ́rẹ̀ kò kú sí ìsẹ́bìrà wọn náà kú sí àwọn ọmọ pé nǹkankan mìíràn tó ti lékún nínú pé ọkùn lórí bẹ́ẹ̀dùn tó sára bí fún wọn ọba dẹ́dà nígbàtí àríyànjiyàn bá pọ̀ ni àríyànjiyàn ni ó ti fẹ́lẹ̀ ni ó ibi abá ti ń gba ìdájọ́ àwọn tí ọba adẹ́dà ti ro iná mọ́ wọ́n bá àwọn àdájọ́ kan mùmí lágbàjá ṣùgbọ́n yóò ọ̀lọ́ ọ̀nà kó tó lájẹ̀ náà wọ́n ma dájọ́ ní gbangba ah olùlé ilé ló lè ní ọba yé ilé ìjẹni ọjá fún gbogbo ládá rẹ̀ wọ́n ma bí pàṣẹ pèsè tí a bá ti sátá tí ẹ̀ṣẹ̀ tó kùtọ̀ pọ̀ tí ó sì nǹkan mímà wọ́n wọ̀n iná fún tó jẹ́ múmi nínú tí ọ̀pá akapọ̀ bọ́lọ́n yọ́ lù àjẹ́ náà padà òṣùgbọ́ yọ́ ọ̀kọ̀ lọ́sán àwọn ojú kan àwọn kan bọ̀ ìjọba ìkì àmà wọn ò wúlẹ̀ ní wọn kankan bí iṣẹ́ wọn àwọn wọn rọlọ́lọ́ ni wọn rọlù ọba dẹ́dà kèése tó wọ́n fi jẹ́ ti yán sàgbèsì هذا الذي جاء من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم ó sọ́lọ́mà sọ́ọ́bà sọ́rọ̀ ó sọ̀rọ̀ wà ní la'alamanna aqwaman min ummati ya'tuna yawmal qiyamati bi hasanatin amthali jibali qiyama biida wà lọ́lọ́n ti jẹ́ ma wọ́n yàkàbá nínú àwọn umma nígbàgbà alìkìyàmà wọ́n ma kó sí olóore bọ̀ bí ó kè tìyàmà ní sí olóore ó fìtó bí ìbọn iṣẹ́ yóò inú tí a gọ́ máa pé kí ló tó fẹ́ ṣẹlẹ̀ báyìí lójú gbogbo èèyàn tó á ti rí sí àwọn tí a ń kó bọ̀ ọlọ́run ọba pàṣẹ pé kí sẹ́yẹ kó di èrú pé lùbọ̀ bí iṣẹ́ ọba kú ni ọba dánà kọba ní sí ẹ̀kọ́ máa nǹkan kọ́ ma ibi ẹ̀rù ti bá فبنوا يا رسول الله إلى النبي صفهم لنا جلهم حتى لا نكون منهم ولا نعلم النبي بني رمياونتو كني موسي كيلو فترو في دبان كما جيبو يا وانو تي ما فاتي وان وين يبي وسلمني هم إخوانكم ومن جبدتكم wọ́n ẹsẹ̀ kèfèrí o mùmínì ẹgbẹ́ ìnà ni wọ́n o kọ́dà ara yí pátápátá báyìí wọ́n ya kùdún na nílẹ̀ lẹ́yìn kama ta kùdún kọ́dà nígbà bá tún fi ojú ọmọ sí lọ́ntán àná tó máa fi àsìkò yẹn náà fílà ṣùgbọ́n innahum aqwa'un bí maharimillahi intahakuha gbogbo gbà tí gbogbo wọn gúrùpù rẹ̀wọ̀n yẹ sẹyọ tí wọ́n bá ti rí chance ní kọ́rọ̀ láti tẹnu àlọ́lọ́ ọba mẹ́lẹ̀ ìkàkè ìdáwọn dúró ṣùgbọ́n tí mẹ́rin gbangba wọ́n ma fi ẹ̀sìn pé àwọn làwọn dájú ṣùgbọ́n tí mẹ́rin kọ́rọ̀ kò sí ti wè alájìlẹ̀ ń pè wọn tí a bá dé kọ́rọ̀ alápàtì èèyàn ni wọ́n wọ́n sùn kó wọ́bẹ̀ wọ́n láwọn lọ mọ́ká gúrùpù ní tẹ́ bá rí wọn gbangba ọ̀rí ọlọ́lẹ́mà pè wọn tí a bá sì dé kọ́rọ̀ ó ní pẹ́pẹ́ sùn wọn gbangba tí ma ti dé kọ́rọ̀ owó ìlú wọ́n jọ máa pín wọ́n sì máa fi hàn sí pàwọn làwọn dájú ní gbangba ọlọ́run sì rí wọn o ní gbogbo tí wọ́n ń gbé gbangba ṣe lójú yíkẹ́ lè pé èèyàn ní mọ̀ bàjẹ́ torítòpìlẹ̀ sí torítì náà fi ṣe gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ síwájú bá ṣe ń gbàyàjọ́ tàbáwá gbàdàjọ́ tán ọ̀bàdìdọ̀ wà ní ẹ máa lọ wọ́n ti yẹ̀wà wò ẹlòmí ń bẹ ọsàbòsì ṣùgbọ́n wọ́n yọrọ yọrọ yọrọ ẹ̀ in tó tún kùnlẹ̀ ó gbé wà dìjẹ̀ náà ẹlòmí ìrà políjì ibi àdíìsì àwọn tí wọ́n wá ń jiyàn yìí tó ti wá ṣẹlẹ̀ níbò wá ní bọ́dọ̀ rẹ̀ ìsìkẹ̀rọ̀tì àwọn kan bẹ̀tọ́rọ̀ ó tún kó ma wa àwọn manafiki àwọn ó sì bá wọn ó dàlí jẹ náà ni ọ̀bàrẹ́ ló fún àmàlẹ̀ táàmà fi ìmàlẹ̀ tí wọ́n ma kú wọ́n ma rí náà ẹ̀rọ ma bá mùsùlùmí a lọ yóò ma a ma wo àlìjẹ̀nà lọ́wọ́ ọ̀tún iná lọ́wọ́ sí nǹkankan wà sílẹ̀ jẹ́ àádá min hadith àti sẹ́yìn al-Khudri radiyallahu ta'ala anhu wal hadith al-Bukhari sunan al-Bukhari rahimahullahu ta'ala ó sọ́lọ́ ni idha khalusa al-mu'minuna minan ti gbàdàjọ́ tójú o ń kálukú ti ráì mẹ́yẹ ìyẹn o a ma wá bọ̀ a ma wá bọ̀ idha kharija al-mu'minuna min an-nar hubisu bi qantaratin bayna al-jannati wan-nar a ma bọ̀ a ma bọ̀ ọba dẹ́dọ̀ ọba ní ẹmẹ̀lẹ̀ ọya ẹ̀stọ́pù wọn báwọn láàrin méjì iná àtàlìjánà wọ́n bàdáwàdó ọbàdẹ́dẹ̀wà ní fayatakọ̀ súnà ma bẹ́yìnà wọn ni magọ́rin fi dúníà àwọn èèyàn yìí wọ́n ti gbàràjọ́ kó wọ́n lọ àlìjánà àgbàràjọ́ kọ́ àlìjánà ọlọ́wà dáwàdó yóò wà ní okù mùkọ́ sọ́sọ́ wà mùhájájá wà tẹ́ńkíyà mọ́ fẹ́ tún wọn fọ̀ torí tí wọ́n ti wà àlìjẹ́nà nǹkan kọ́ ọgbọ́rọ̀ sínú ẹ̀ nìkẹsẹ́lẹ̀ kejì ma ṣùgbọ́n nǹkan sì tù kúnnù wọn báyìí wọ́n ti dọ́mà àlìjẹ́nà o ṣùgbọ́n wọn kankan bẹ tí wọn ọ̀màlàyé táìmù yẹn ló ń kálukú ọmọ wá sáré pé a ti bọ́ màrìjẹ̀ náà tóòtọ́ kí mo tún lè fi kún tọ́dọ̀ mi tálìjẹ̀ náà mi ò fi dáadì sí lágbájá lọ wọ́n èèwọ̀ tí bá wọ́n ní orúbà mọ́ ṣùgbọ́n opportunity rẹ̀ ẹjẹ́ adìrẹ̀ bẹ̀ fún àwọn tí àjàkálẹ̀ àrùn pa ọba rẹ̀dà jẹ́wẹ̀ ní ọmọ ọ̀pọ̀ pẹ̀lú wà kútìlú ka ma kútìlú náà ṣe bí bí a ṣe pàwà náà ní àpá náà àríjẹn lọ́pàá àwọn èèyàn lọ́pàá wa àwọn aláàrẹ tí a kú sórí ibùsùn ni no àjọ wàpọ̀ ní o àjẹn náà déédé láàjọ ní wọ́n kórí bẹ́ẹ̀dà ọyẹ́ ẹlọ́rẹ̀ ewu ọgbẹ́ tí àwọn tí a kúkú ìgbóná àjàkálárì tí a gbé kú òlàyé ẹlọ́wò fa'in ashfa'at jirahan makutulin ayé kìí sàbílì tí ọgbẹ́ ń bá ẹlọ́rẹ̀ jọ irú ọgbẹ́ tàwọn tí a pàtógbó ogun omi fa'innahum in sì kún apọ̀ pẹ̀lú wọn kọ̀pọ̀ tó bá lọ ọjọ́ ọgbẹ́ títí àwọn tí wọ́n láwọn kúkó ní ibùsùn kan ma bá lọ amẹ́ríkọ́ bà ní ọ̀bádà ti pèsè ẹranwà gbogbo kúkú àjàkálẹ̀ àrùn ọba ma mọ́ ń kọ̀ọ̀kan ọmọ ìyàwó ìfúnni àjẹ́nútí tó lè ní nǹkan ìsàlẹ̀ ọkàn gẹ́gẹ́ làjẹ́nú wọ́n sàmà ogun ẹ̀ káàkiri wọ́n ni ilé iná bí ìtẹ́ tí wọ́n pàṣójú ọba máa sáwọn fàíbà jìrọ àwòhàn ashbahat jìrọ àrùn nígbà wọ́n bà máa rí ogun àti ìgbòránù páì ìjàkánù páì wọ́n bà rí pé àpàtí ń gbé kúrò láyé kọ̀tà sí àpàtí ń bẹ̀rẹ̀ àwọn tí ní ṣùwàdáwò láyé ṣùgbọ́n ṣùwàdáwò ní alónì ha jẹ́ pé kèé sí ààrẹ lásán àwambọ̀ táìmù yìí ní kọ́ntọ́rọ̀ táìmù yìí o ń kàlùkú ọmọ wá wá kí ni yóò fi ju ọmọ làkejì ẹ̀ lọ tàbí tó títọ́ wọ́n ò sí mú àwọn tí iṣẹ́ rẹ̀ wọ́n ti bá ìdálọ́ in tó kú pẹ̀lú wọn ó tún àwọn wọ àlìjẹ́nà ṣùgbọ́n láàrin ara wọn ó ń kálukú tó ń du wípé màá múbi tó jù ọ lọ lárìjẹ́nà ó ń sọ̀rọ̀ wá ní hátà ìdánúkù wàhúdìbù yàtàkọ̀ sún ẹn tí a ṣe sí gan ọmọ wọ́n fún lówó àwọn travel kọ́ ma bá wọn tọ́jú ọmọ àwọn wọ́n wá sírò 1000 naira fọ́mà ní àárọ̀ 1000 lọ́sàn 1000 rálẹ́ òun wá ń ra oúnjẹ 750 naira fọ́mà yọ wà wá ìran oúnjẹ tó lẹ́pọ̀ mọ̀ nílé jẹ tán yọ ma fọ́ ma jẹ ọmọ yóò ń tóòtọ́ ṣùgbọ́n 250 yòókù oní fi pamọ́ níjọ́ náà lọ wọ́n bèèrè padà mọ̀kọ́ sọ́sọ̀ nù ẹn tí ń fúnlówó kọ́bà rẹ̀ rẹ̀ léyá kan fún ní 500,000 ọ̀rọ̀ rẹ̀ léyá ní 450 láàrín 5,000 ó for 45,000 sílọ kọsọ̀ àgámá nígbà tí àwọn tó dé àbá tó ń kí ẹsìn wọ́wọ́ àà ah, ah, ẹ̀rẹ̀ gan ó wá jù ti bàbá lágbàjá lọ kí ní kankan ó ní àà ah, ẹ̀rọ pé ọjà àmọ́jà àràdúrà wa tó jù mérí látorí 700,000 kí tó wọ́n yọ kí ní para yọ fà ó ń tọ́lẹ̀ eléyìí owó mọ́sásí ní bẹ̀rẹ̀

wọ́n jọ eré alẹ́ ara sọyún ó ní 1000 ní ọ̀tẹ̀ ó sì dọ̀já padà ọba dìkọ́ rẹ̀ ẹ̀hún ní ọ̀rẹ́ rẹ̀ tà ní 950 ó sì ra ọ̀pá 10,000 ọwọ́ ń rí 50 tí àlúrí lọ́nà 10,000 òjìdówó àṣọ̀rẹ́ tí ń taparọ́ àwọn tí wọ́n ka tí a ń ṣe ń jọ náà sí mọ́ jẹ lọ wọ́n ma wá

tí ó ma wá já wọlé ọ̀rẹ́ rẹ̀ nígbàtí yàwó ẹ̀ tí ilé múra gbogbo tó ń fojú rí wọn bà padà ó ń gálukú ọ̀ká ti balẹ̀ ńgbà mẹ́fà lálìjẹ̀nà èyí tó wá lè jù òun ni èyàn fi nǹkan sí ní ìmúnà nǹkan sí padà ó gún mi lọ́bẹ̀ ilé ìsàládà wọ́n wà ń padà á ọ̀bẹ yẹn ọwọ́ 70% àdá ọwọ́ 99 ẹn tó tó sáàrìn ládà yóò tó jẹ̀dì wọ́n ma wá jọkíní wọ́n jọ láàrin ìyàwó àtọkọ eléyìí kò dùn ìyàwó ẹ̀ lórí àfẹ̀yìn ẹkún yóò sì mọ̀mọ́ yìí bí à tí náà eléyìí yíro lọ́pọ̀ ẹ̀lẹ̀ lórí ojúmọ́ ni wọn òkú tó bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ gbangba ní máa pariwo wọn ele ìgbàjú ìgbàmú ní kó bọ́kọ̀ ẹ̀ olóòrí tí ń cháàtì obìnrin ọkọ̀ olè gbọ́ kópò wọn náà nítorí iṣẹ́ tó ti wà láàrin àwọn ohun kí orí bọ́ọ̀bà gbogbo nǹkan náà wọ́n ma wá jọ ṣe lórí ẹ̀tọ́ ni ṣe kèèṣe lórí ẹ̀tọ́ ó ti kò fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ sínú kẹ́gì kó sì hangi kí ó kọ̀ rẹ̀ ó kù díẹ̀ ó sì pópá ìdá ọ̀ràdà díẹ̀ sínú kọ́ọ̀pù ó náà rójọ ọbì kan yí tún tàpadà gbogbo ẹn tẹ́sì gẹ̀bí kọ̀mọ́ntẹ̀ iṣẹ́ ti ẹ̀ náà mí gbé wà ń kálukú ò ní ìfẹ́ nìkọ̀ọ̀kánlẹ̀ na záàna máa fi tí wọ́n bá wà jẹ́nẹ́tàn nǹkan kò ní ikú lẹ́nu ẹ̀ gagama kílẹ̀ ríwa já fi sahih min hadithi àbí rọ́tàrọ̀tọ́ ìdàrí mọ̀lùkọ́rì ó ń ṣe ọlọ́n ni la ikhtilafa baynahum tá a bá wà jẹ́nẹ́tàn kò ní sí àpẹnu láàrin wa wà látàbá gúdọ̀ kẹ́nì kọ́ máa bínú pé ilé ilé ìṣẹ́ afẹ́ ìdílé mi lọ ilé ilé ìṣẹ́

lọ́sàn lóòrùn láàrọ̀ lálẹ́ láàrọ̀ lálẹ́ ṣùgbọ́n ká tó wọ̀ ẹnkan ò ní bẹ́ẹ̀ nìkan fojú àánú lò nígbàtà bá dé ààyè yìí tán ọmọ kíw yọ ma wo àfá rẹ̀ ah, àfá mi sí bomi sí wọ́n sì dájú àbùsì fún mi láàrin àmì àtìyàwó mi láti fi fàmílẹ̀ kí yóò fi jẹ́ mẹ́fún láyé ìgbà lónìí ìgbàun jama ẹgbẹ́sìn ìgbàwò ayé tán wí gbogbo ti lọ́mà ìjẹ̀ náà ṣùgbọ́n kálùkọ́ ma fara wọn lẹ̀ kí dárọ́jà rí o lè ga tàbádá ìjẹ̀ náà ìgbọ́n ma wá ṣẹlẹ̀ ìgbà kí n lè rí tó jama tàwà lèmi àti láwẹ́kàn tàájì tàmà kírùn sí la tàwà ló ti gbọmà jẹ́nà àtàfẹ́sì ẹ̀sọ́ntọ̀n ṣọ́ṣì ní kaníò àwà lẹ́wà àṣíwọ́n lágbára ẹ̀sọ́ntọ̀n tí ò ní níbi tí ó ti ṣubú sọ́dọ̀ sẹ̀sẹ̀ kẹkàn lẹ́ni ọ̀nà ọlọ́run ẹgbójẹ wá ọkọ̀bòyà àwọn mọ́sílìmá àti mọ́mù ní ẹkọ́ bú o wọ́n bọ́ ẹmọ́sọ̀gbọ́ tí wọ́n bá mú ẹ̀rin yẹn ní méjì méjì tí wọ́n fún ìmáàmù ní mẹ́rin ẹni yóò tó padà díyàn bí mẹ́ta tí mú ẹ̀rin gbáwó bá a sì di máàmù àwọn nǹkan tó sákọ̀rọ̀ táwọn òfojú wòyìí gbogbo ẹ̀ kò sí tí ọ lọ́lọ́fẹ̀ lẹ́ ìkìkàn ní lọ́lọ́fẹ̀ jama ká tó wá di gbèsè tá ń jẹ tá alágbàrà ti sán tààsán ká sọ odidi ìbàjẹ́ tá ń ṣe ká sọ odidi tó ń kálukú ṣe fẹ́ rẹ̀ ilẹ̀ ẹbí títà ní mọ́ maka tó lè mara mọ́jọ̀ mọ́ta àwọn ilé ìwò lè débà owó síwájú lọ torí wípé gbogbo tánà ń kọ́ bọ̀ wọ́n ti sẹ́gbèsè tán àwọn agbèsè tí a máa wò pé ah, ẹwọ́ àfitọ́lọ̀ ọba ọdá stanley lòkú kò gbọ́dọ̀ túwè débi eléyìí ìlà ń sọ yìí kọ̀sẹ̀ntí ọ̀nà wọ́n ma wá fi kóra títí bó sí lọ́kọ̀ láyà náà ni àyàfi àwọn mú ti forí jọ pátápátá tó bá ti ṣẹlẹ̀ tàà ti sẹ́tù ara wa kátó ó kú láyé àwọn kan bẹ tọ́lọ́run ó gbè sọ́rùn fún rẹ̀ ṣùgbọ́n jẹ́ máa sọ ń kálukú gan ma bó ṣe tó àwọn nǹkan àwá ti ẹ̀ títọ́ di norman bí kèèṣẹ́ṣẹ̀ ní má kèèṣẹ́ṣẹ̀ má ìbòlẹ̀ fẹ́ bọ́ sí tí ó ti máa sọ̀rọ̀ jìnà tí ó pè lẹ́sẹ̀ ìmúnà rẹ̀ wọ́ sí tí ó ti máa sọ̀rọ̀ jìbìtì tí ó pè lẹ́sẹ̀ nígbà táwọn òbí fi ń kóra wọn jọ wọ́n tún ní àwárí wọ́n dẹ̀ ìwò àwa ìyá àmà yàwó nílùú lóòrùn sẹ́mì gan bọ́m̀bẹ̀ tán bọ́m̀bẹ̀ níwà lọ bá ń gbapìlà lọ́dọ̀ tẹ́lọ ó sì dédélé ó sì yọpàdà ó sì sínú ọ̀rà gbogbo ẹ̀wọ́n bèèrè dákùn tó fẹ́ ya nkankan mọ́fẹ́ padà ya mọ́fẹ́ lọ́rọ̀ oúnjẹ ní boríjà bá ń kó bàtà ìwálé padà ó sì bọ̀ bàtà ó kò ti ẹ̀nú ọ̀rà bàtà tó tó ó sì padà ẹbí kọ́ fọ́sàlẹ̀ rẹ̀ ó tún fọ́sàlẹ̀ tó

ṣahad ṣèyídíò ṣùgbọ́n àwọn ààrẹ tàbí ti wá lórí wọn yìí àti rẹ̀rì padà min hadithi al-irbaf ibn sariya wípé àwọn tí ó kù tọ́rin ni wọ́n padà ní ẹ̀san lórí àwọn alamari tó bá ríjọ́ kí ní ìjọba ìkẹama ọbàdẹ́dà wọn wípé ìsìláàmù mú ti dúró wọn ọ̀pá nǹkan pọ̀mọ́ ṣe bí yọ́bà mú èèyàn lò yọ́bà wọn jẹ yọ́bà wọn mú fi nǹkan sọ́dọ̀ rẹ̀ ó náà fi nǹkan sọ́dọ̀ èèyàn yóò bí yàn nú ó bí òun nánú bóò ní ìjọmọ̀ ìyá ò ṣe tóbi tó lẹ́mẹ̀wá tí ó eyín kò sẹ́ni tí ó lánà ẹnìkan ju wípé nafsi nafsi bó ní ṣe dẹni fọkànbalẹ̀ lónìí bó ní ṣe dẹni fọkànbalẹ̀ lónìí ọbàrẹ́ àtàkù àti wà ní ọkọ̀ ìwọ̀ lórí jẹ́ aláwọ̀ jẹ́ wà náà tí ó láwọ̀ mọ́jà wà náà tí wọ́n parun nígbà tó kú díẹ̀ tí a bá kí ó kù tí ń sáré tí ń sáré ọwọ́ arántí wípé àwọn kankan bẹ̀ tí wọ́n fi sọ́dọ̀ ní fi sọ́dọ̀ pé olórí lélé ràkúnmí kan ràkúnmí sọ́dọ̀kọ̀ òun kó ní káàmà wọ́n má lọ sí pé òun ní pé wọ́n pẹ̀ àti ẹrú kan bí ẹrú Ethiopia tí ó rù

ó ti wọ́wà láfọn ta lọ fẹ́ ṣàṣeyànjú mọ́ báyìí níwọ̀ ìtẹ́gbẹ́ tó bá ṣe rú eléyìí gbogbo aláàrí pé ayọ̀ndà kọ́dà níbi ọ̀bọ̀ ọ̀bẹ̀bẹ̀ gan pé ta bá kí nǹkan bá ti ẹ̀fẹ̀ wáṣẹ̀ mi wá tó ti bẹ́ẹ̀ náà ó tún sí kí ni ó tó kákùn ìyàwó lórí ẹ̀ lákọ̀dí àti àbúta man ba'daka ay minal ìwọ̀wọ́ àti kẹ́ẹ̀ ti mẹ́jà wà ní ẹrú tí ó jí àdọ́dọ̀ ẹ̀kù jẹ́ wà ní ẹrú tí ó kẹni o kọ́lọ́dà kẹ́kà sí rẹ̀ jẹ́ kí tútù bí rẹ̀ máa fi darí ìsẹ̀mẹ́ wa mẹ́jà fi ọwọ́ ara wa fàyà wọnú sàárè bọ́gbàmbà الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمتنا لقد آمننا الله سبحانه وتعالى برضا حيث نوع شهداء عنده وما قصرهم في المقتول في سبيله وقد بيّن رسول الله صلى الله عليه وسلم هؤلاء الناس ومنهم من مات من الطعن وكذلك من مات بالطعن ولكن ورد عند ابن ماجه من حديث أبي هريرة رضي الله تعالى أن من مات مريضا مات شهيدا هذا الحديث تعطوا للعلم بحجج قاطعة في تضعيفه وقال بعضهم حتى لا لا يشكل على من ليس له باع في هذا العلم على أنه لو فرضنا صحته فإنه ورد مطلقا وقد قيده ما صح عن رسول الله صلى الله عليه وسلم من أمثال حديث أبي هريرة وحديث برطة الصامت وحديث راشد بن خبيش أن رسول الله صلى الله عليه وسلم ذكر أنواعا من المرض من مات بواحد منها مات شهيدا كالبطن والطاعون والغرق والطاعون والسل وكذلك النفساء وغير هذه على نواع ولكن إذا نظرنا إلى حديث أبي هريرة رضي الله عنه الذي ورد مطلقا في كل مرض من الأمراض فإن أهل العلم قالوا بتقييده على فرض صحته نقيده بحديث والمقتول في والقتل في سبيل الله شهادة والبطن شهادة والطاعون شهادة وأوضح من ذلك ما جاء من حديث لعباد المساري رضي الله عنه وهذا يكون يوم القيامة عندما يتنافس بعض الناس في, في الدرجات والمنازل عند الله سبحانه وتعالى بمكان يقال له قنطرة جاء من حديث الإبان بن ساري رضي الله عنه قال قال صلى الله عليه وسلم يقتسم الشهداء والمتوفون على فرشهم فرشهم يوم القيامة إلى من؟ إلى ربنا سبحانه وتعالى فيقول الشهداء هؤلاء إخواننا قتلوا كما قتلنا لا بد أن يكونوا معنا ويقول المتوفون على في فرشهم إخواننا ماتوا على فرشهم كما متنا وكما متنا على فرشنا فيقول ربنا سبحانه وتعالى انظر إلى جراحهم فإن أشفع الجراح جراحهم فإنه منهم ومعهم فإذا جراؤهم قد أشبه أشبهت جراءهم فيكونون معهم أمة الإسلام هذا يكون بالقنطرة وأين القنطرة لقد بين الرسول صلى الله عليه وسلم هذا في حديث أبي سعيد القدري وسنأتي به في الخطبة الثانية بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله أوصيك ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام ثبت عن رسول الله صلى الله عليه وسلم من حديث أبي سعيد الخدري أن المؤمنين يحبسون بقنطرة وهي جسر بين الجنة والنار يوم القيامة وهذا بعد نجاة من النار قال صلى الله عليه وسلم إذا خلص المؤمنون من النار حبسوا بقنطرة بين الجنة والنار فيتقاصون بينهم مظالم في الدنيا حتى إذا نقوا وهذبوا أذن لهم بدخول الجنة فوالذي نفس محمد بيدي لأحدهم بمنزله أدن منه في الدنيا أمة الإسلام الذين يصلون قنطرة هم الذين قد نجاهم الله من عذاب النار ولكن يتنافسون في الدرجات في الجنة والمنازل في الجنة أما الذين قد استغرقت مظالمهم جميع حسناتهم فإن هؤلاء قد سقطوا في النار وهؤلاء قد هلكوا وما وصلوا هذا المكان وهذا الذي جاء من حديث ثوبان لما قال صلى الله عليه وسلم لعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال سهام بيضا فيجعل الله عز أباء منثورا قال طبعا يا رسول الله صفهم لنا جدهم حتى, حتى لا نكون منهم ونحن لا نعلم لا, لا, لا نعلم فقال صلى الله عليه وسلم هم إخوانكم ولي جلدتكم يأخذون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها لذلك لا بد أن ينقي أحدنا عمله وأن يرد مظلم أخيه التي عنده قبل فراق الحياة ونسأل الله تعالى يسلمنا يوم من أهوال يوم القيامة وأن يجعلنا يومين من الذين لا خوف عليهم ولا هم يحزنون أسأل الله تعالى يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا ونقنا يا ارحم الراحمين من ذنوبنا ونجنا من عذاب جهنم يوم القيامه يا ارحم الراحمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى مركم بامر بدأ في نفسي وثنى قد وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القلب مفلسة الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنه اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا